نعم بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد adúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó ṣe ní rọrùn fún wa láti pé kí a péjọpọ̀ láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam so àmbẹ̀lọ́run Ọba subhanahu wa ta'ala àwa tí a ma sọ àtẹ̀yìntẹ́ ma gbọ́ kọ́lọ́run Ọba kó fi wa láǹfàní kó ṣe ní ẹ̀rí fún wa kó má ṣe ní ẹ̀rí lé wa lórí ibi tá dé nínú tírà Takhilul Aynayn bi sharhi Aqidati ar-Raziyayn ti sharhu ti Sheikh Ubayd òun náà níbi tá ti gbà wá pé àwọn ẹni síwájú méjèèjì nínú ẹ̀sì Abu Hatim àti Abu Zur'ah wọ́n ní sọ pé wa alamatu ahli al-bid'ah fi ma ń dáwọn bídá mà alwaqi'atu fi ahli al-athar o náà ni pé wọ́n ma lálàsí wọ́n ma bẹnu àtẹ́lu wọ́n ma sọ̀rọ̀ burúkú nípa àwọn onísọ́nà nípa àwọn salafiyun so a débi ibi tí ó dé so nípa pé àwọn nǹkan tí ẹnì kọ̀ọ̀kan ń sọ nípa àwọn sọ́nà àwọn ọ̀rọ̀ fi ń bẹnu àtẹ́lu wọn tí fi ń lálàsí wọn tí fi ń sọ̀rọ̀ wọn láìdáa so ibi ta wádé níbi ọ̀rọ̀ yìí òun ni ibi tá ti ń sọ nǹkan táwọn jahmiya ma ń sọ àbí ibi tá ti ń sọ nǹkan tí àwọn zanadi kọjari ibi tá ti ń sọ nǹkan táwọn zanadi kọ ma ń sọ ní pé àwọn zanadi kọ o ní pé wà alamatu zanadi kọ àpẹẹrẹ tí a fi ma ń ma àwọn zanadi kọ tasmiyatuhum ahla sunnati hashwiyah wọ́n ni wọ́n ma ń sọ àwọn ahlus sunna wọ́n ma ń sọ wọ́n ní hashwiyya so wọ́n sọ wọ́n ní hashwiyya wọ́n ni yuriduna ibtal al-athar wọ́n ma ń ṣe lè láti fi ṣe kíni láti fi kánsù àwọn láti fi kánsù àwọn ẹgbàwá láti fi bẹnu àtẹ́lù àwọn ẹgbàwá láti fi bẹnu àtẹ́lù súnnà láti fi bá hadith jẹ́ máwọn èèyàn lọ́wọ́ so wọ́n mọ̀ pa àwọn súnnà wọ́n ma ń wọ́n ní hashwiyya a sì sọ ìtumọ̀ ilé ìfún wa so Sheikh Ubaydi ní gbólóhùn àtàngbà wá látọ̀dọ̀ àwọn ẹni ìsíwájú méjì nínú ẹ̀sì ní pé yuriduna ibtal al-athar nípa àwọn zanadiqa ní pé ìdí tá fi ń pè àwọn súnnà ìdí tá fi máa ń pè wọ́n ní hashwiyya ní jẹ́ Sheikh ni èròǹgbà mina tasmiyati bil hashwiyya èròǹgbà tó wà lẹ́yìn ìpè àwọn súnnà ní hashwiyya wọ́n ní fal'an wọ́n ní nísìn báyìí alladhina yasifuna ulama'ana àwọn tí wọ́n describe àwọn olùmọ́wa wa tullabal ilmi àti àwọn kílùkọ rẹ̀ àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ma min ahli sunna nínú àwọn sunna bi annahum ní pé àwọn ahlul qushur pé àwọn àwọn èèyàn epo nù wọ́n ní yuriduna an yubtilu súnnà eléyìí wọ́n fẹ́ sí kíni wọ́n fẹ́ ba súnnà jẹ́ lakin la yastati'un ṣùgbọ́n kíni ṣùgbọ́n eléyìí ò possible wala yumkinuhum bẹ́ẹ̀ sì ni kò possible fún wa an yaqulu ghayra hadha so kò possible fún wa kan sọ nǹkan mí ju eléyìí náà lọ àwọn tán ṣe súnnà náà wọ́n mọ̀ attack wọn ò ní fẹ́ attack súnnà directly bó ti ẹ̀sí pé ẹlòmí ṣe kíni ẹlòmí ya ìyàkúyà dé pé yóò àtàkì súnnà directly o so wọ́n ni a fama yastati'una an yaqulu wọn ò nígboyà kí wọ́n sọ pé hadha hadithun batil ní pé hadith tí ó wọlé lélẹ̀ limadha ta'maluna bil hadith wọn ò lè sọ pé kílódé tẹ́ ń fi hadith ṣiṣẹ́ sí kílódé ń practice àwọn nǹkan wà náà hadith limadha ta'amaluna bil Qur'an kílítà implement nǹkan tó wọnú Qur'an di annahum law qalu hadha torí pé tán bá sọ ilé la nafarat minhumul ajaiz kódà àwọn arúgbó àwọn obìnrin arúgbó gan sá fún wọn allati hunna ala tadayyuni sahih àwọn arúgbó tó ṣe pé wọ́n wà lórí ẹ̀sìn tó lálàáfíà wal fitrati salima àti àdámá tó sí kíni tó gúnrégé wọ́n ni wal jahmiyyatul mu'attila so wọ́n ti parí ọ̀rọ̀ àwọn zanadiqah so ẹ́ rí pé níbi matunu gangan wọ́n tún sọ nǹkan táwọn jahmiyya náà ma ń sọ ń pa àwọn súnnà pé wà alamatul jahmiyya wọ́n ni àpẹẹrẹ àwọn jahmiyya o ni pé tasmiyatuhum ahla súnnà nípa àwọn máa sọ àwọn súnnà wọ́n máa ń sọ wọ́n ní mushabbiha wọ́n máa ń pè àwọn súnnà ní mushabbiha sheikh ubaydi ni wal jahmiyyatul mu'attila wọ́n fẹ́ sàlàyé abala yìí wọ́n ní ẹ̀rá àwọn jahmiya táwọn sí kíni táwọn dìnà ìgbogbo àwọn òròyìn náà ọba wọ́n dánú wọ́n sọ pé àwọn òròyìn náà ọba ò sí yusammuna ahla sunnati mushabbihatan wọ́n máa ń pè àwọn ahlu sunna wọ́n ń pè wọ́n ní mushabbiha àwọn jahmiya àwọn mu'attila wọ́n máa ń pè àwọn ahlu sunna wọ́n máa ń pè wọ́n torí pé àwọn máa ń àwọn òròyìn ọlọ́wọ́ ba àwọn òròyìn tọ́lọ́wọ́ ba ní wọ́n ni ọlọ́wọ́ bò ní wọ́n da gbogbo ẹ̀nù àwọn ahlùsúnnà wọn máa ń fi ìròyìn Ọlọ́run bá nílẹ̀ kẹ́díbán wọ zúrọ ní ìparọ́má àti ní ìhúnrọ́ lórí ẹni wọ́n wà máa pè àwọn súnnà wọ́n máa pè wọ́n ní kíni wọ́n pè wọ́n ní mushabbiha wọ́n ni lè anna ahla súnnà tó dípa wọn súnnà athbatu bi muqtadal kitabi wa súnnà wọ́n fi rinlẹ̀ kitabihi nínú tíra rẹ̀ min asma'ihi nínú àwọn okọ rẹ̀ wa sifatihi àtàwọn òròyìn rẹ̀ aw athbatahu lahu rasuluhu sallallahu alaihi wasallam àbí òjíṣẹ́ rẹ̀ ó fi rinlẹ̀ fún kama annahum yanfuna anillah gẹ́gẹ́ bó ṣe ṣe pé àwọn súnnà náà wọ́n ma ń kọ̀ fún Ọlọ́run bá ma nafahu an nafsihi in tọ́lọ́wọ́ bá kọ̀ fún rẹ̀ aw nafahu anhu rasuluhu sallallahu alaihi wasallam àbí òjíṣẹ́ rẹ̀ kọ̀ fún so àwọn súnnà ma ń kọ̀ wọ́n máa ń kọ̀ fún Ọlọ́run Ọba torí pé Ọlọ́run Ọba ló kọ̀ fúnra rẹ̀ so látara pa àwọn súnnà wọ́n máa ń ṣẹlẹ̀ àwọn jahmiya àwọn mu'attila wọ́n máa ní ẹ̀rá wọn súnnà àwọn irú wọn náà làwọn àṣáyírọ̀ àwọn àṣáyírọ̀ máa ń sọ àwọn súnnà ní mushabbiha wọ́n ní ẹ̀rá wọn tán fi àwọn ọ̀rọ̀ yọrọ̀ Ọba tá fi ń wé tẹ̀dá wọ́n ní a nínú mẹ́tùnù wọ́n tún sọ tasmiyatuhum òun ni pé wọ́n máa ń sọ ahlal athar wọ́n máa ń sọ àwọn súnnà wọ́n máa ń pè wọ́n ní mujbira wọ́n máa ń pè wọ́n ní kíni wọ́n máa ń pè àwọn súnnà wọ́n máa ń pè wọ́n ní mujbira ní pé àwọn ẹ̀hùn pé àwọn kọ̀dàríyà àwọn sọ pé kò sí kádàrá àbí so àwọn súnnà sọ pé kádàrá wà so àwọn kọ̀dàríyà ó wà máa sọ pé àwọn kọ̀dàríyà nùfáà ni ó àwọn kọ̀dàríyà tí wọ́n sọ pé kò sí kádàrá

wọ́n máa ń sọ àwọn súnnà wọ́n máa ń sọ wọ́n ní mujbira li annahum torí pa àwọn súnnà yuthbituna al-qadar àwọn súnnà fi kádàrá rinlẹ̀ khayrahu wa sharrahu èyí tó burú nù rẹ̀ èyí tí adáadáa rẹ̀ àti aburú rẹ̀ ah, àti èyí tọ́mọ ahlu sunna sì tún gbàgbọ́ pé gbogbo nǹkan o pẹ̀lú kíkọ Ọlọ́run Ọba àti kádàrá Ọlọ́run Ọba ni bina'an ala mastaqarra indahum ní ìmá lórí nǹkan tó sekini lórí nǹkan tó rilẹ̀ lọ́dọ̀ wọn min kitabi rabbihim nínú tírà Olúwa wọn wa sunnati nabiyyihim àti sunna nabi wọn wani wa ajma'a alayhi a'immatul huda àwọn ẹni síwájú lórí mana àwọn náà sì fẹnu kò lé lórí so àwọn sunna sọ nǹkan yìí wọ́n sọ àwọn nǹkan yìí látara rẹ̀ àwọn kọ̀dàríyà ó àmà pè wọ́n ní jabriya wọ́n ní wa ahlu sunna wọ́n ní àwọn sunna o bura'u minal jabri wọ́n bọ́pá bọ́sẹ̀ kó nú jabru kó ń bí ọ̀rọ̀ pé wọ́n sọ pọ́lọ́wọ́ bá ń fọ́sà àwọn ẹrú ni wọ́n ni wọ́n máa ń bọ́ ẹrú kúrò níbi choice wọ́n máa ń bọ́ ẹrú kúrò níbi pé kíni níbi pé òun ló ṣe àwọn nǹkan tó ṣe àti pé òun ló sẹ̀sàyàn rẹ̀ wọ́n ni ara ọ̀ wọ́n ni wa yarawna ala zina wọ́n ọlọ́wọ́ ba ló fọ́ lórí pé ó ṣe zina òun gangan kọ́ ló ṣe zina fún rẹ̀ wọ́n ni walhammaru wọ́n ma ń sọ pé ẹni tó mutí o mujbarun ala alhamri ọlọ́wọ́ bá ló fọ́sẹ̀ lórí ọtí wọ́n ni walladhi la yusalli wọ́n ni wọ́n ma ń sọ pé ẹni tí ó kírun mujbarun ala tarki ń sọ̀rọ̀ yìí irọ́ súnnà wa innama hadha qawlul jabriyya eléyìí ọ̀rọ̀ àwọn gini ọ̀rọ̀ àwọn jabriyya ni wa hiya min furu'il jahmiyya ẹ̀ka kan nínú àwọn jahmiyya ẹ̀ka kan ni wọ́n jẹ́ nínú àwọn kini nínú àwọn jahmiyya wọ́n ní wal murji'ah wọ́n ní àwọn murji'ah náà bákan náà nínú matnu wọ́n ní kíni wọ́n gbà wá látọ̀dọ̀ ẹni síwájú méjèèjì wọ́n sọ pé kíni alamatul murji'ah tasmiyatuhum ahla sunnati mukhalifatan wa naqsaniyya wa ní pé àpẹẹrẹ àwọn murji'a ní pé wọ́n máa ń pè àwọn súnnà ní mukhalifa wọ́n sì máa ń pè wọ́n ní naqsaniyya Shaykh Ubayd fẹ́ sàlàyé rẹ̀ wọ́n ní wal murji'a wọ́n ní sẹ́ra àwọn murji'a yusammuna ahla súnnà wọ́n máa kódà àwọn mọ́rjíà àti tòní wọ́n máa ń sọ àwọn súnà wọ́n máa ń pè wọ́n ní khawarij wọ́n sì máa ń pè wọ́n ní tekfiri torí pé à ń fi òdodo orinlẹ̀ wọ́n máa pè àwọn súnà ní tekfiri torí pé à ń fi òdodo orinlẹ̀ wọ́n máa pè àwọn súnà tekfiri irú wọn náà ni àwọn tó ṣe pé kíni àwọn tó yẹ pé gbogbo èèyàn náà ló ń súnà lọ́dọ̀ wọn wọ́n máa pè àwọn súnà ní gulatu tabdi'a ní pé àwọn tí wọ́n ń kọjá àlà lórí ìpè àwọn èèyàn ló ń bídáà wọ́n mọ̀ pé àwọn súnnà ní àwọn olùkọjá àlà lórí ìpè àwọn èèyàn ló ń bídá so wọ́n ni wal murji'atu yusammuna ahla súnnà Sheikh Ubaydi ní àwọn murji àwọn máa ń pè àwọn súnnà ní mukhalifa gbogbo ilé yìí rọ́ni ọ̀ láti kàn fi bá dáwà àwọn súnnà jẹ́ ni àwọn súnnà dó níwọ̀n tún so wọ́n ni ya'ni mukhalifuna lahum wọ́n pè wọ́n ni mukhalifa tó ويسمونهم أيضا النقصانية ومن قعوا أنصنا النقصانية لأن من عقيدة أهل السنة تربني نوادي سكا وأنصنا أن الإيمان نكوي إقبابو قول باللسان أراهني وعمل بالأركان إسيوري كري كاراني واعتقاد بالجنان أتي أدي سكا قلوكني قلوكني يزيد بالطاعة ومن لكم قلو تلي الله

kò lè pa imani lára ẹ̀ṣẹ̀ kankan tí ẹ bá ń ṣe wọ́n ni fal'afif wal-fajir wọ́n ni fal'afif wọ́n lẹ́ni tó kóra dó ẹni tó kóra dó tó yí pé ó jẹ́ afíjúkó ń bí ẹ̀ṣẹ̀ wọ́n ni wal-fajir àti pòkí wọ́n ni wat wal-fasiq àti tó páyà àti kíni àti ẹlẹ́ṣẹ̀ sawa'un 'indahum bákan ni gbogbo wọn lọ́dọ̀ wọn àti Jibrilu àti kíni àti ẹni tó sí ọlọ́wọ́ bájú lórílẹ̀ nǹkan kanáà ni ìmáni wọn ní ọ̀dọ̀ àwọn murji'a wà rọ́fídọ̀ wọ́n ni ṣe wára wọn rọ́fídọ̀ àwọn rọ́fídọ̀ yìí àwọn làwọn ọ̀tá ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run àwọn tí wọ́n dìná islam wọ́n dìná islam wọ́n dìná ìtírà ọlọ́run ọba wọ́n àwọn rọ́fídọ̀ ìdí tán fi ń pè wọ́n rọ́fídọ̀ náà ni pé kí wọ́n dìnáyí islamu wọ́n dìnáyí annabi sallallahu alaihi wasallam wọ́n dìnáyí qur'an wọ́n dìnáyí àwọn sahaba wọ́n sì dìnáyí àwọn musulmi so àwọn rọ́fídọ̀ ni wọ́n so ibi tó sì ti bẹ̀rẹ̀ bídá a máa ń bẹ̀rẹ̀ níbi kékeré ni ibi tó ti bẹ̀rẹ̀ ní kọ́kọ́ pera wọn ní ṣíà àlì ibi táwọn rọ́fídọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn ibi tá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ká máa pẹ̀lá wọn ní kíni ṣíà àrí ibi tí rọ́fídọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn ó wá bẹ̀rẹ̀ sí ń gbèrú ó bẹ̀rẹ̀ sí ń grow ó bẹ̀rẹ̀ sí ń grow ó bẹ̀rẹ̀ sí ń gbèrú títí tó fi padà di pé kíni tó fi padà di pé wọ́n padà ń pè àlì lọ́lọ́wọ́n ọba so àwọn tó tún ya ìyàkuyà nínú àwọn rọ́fídọ̀ làwọn eléyìí àwọn táwọn máa ń dọ́gbọ́n àwọn náà máa ń fi àwọn nǹkan tó jọ mọ́ àwọn òròyìn ọlọ́wọ́n ọba rinlẹ̀ fún àlì ṣùgbọ́n wọ́n máa ń dọ́gbọ́n àwọn tó ti ẹ̀wà pọ̀jù àwọn tó pọ̀jù làwọn tó sì pé kíni làwọn tó sì pé àwọn máa ń lálà sí àwọn sọ̀hábà ni àwọn ẹni rẹ̀ àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọ́n máa ń wọ́n tí wọ́n fún christian tẹ́ bá ní àwọn olódájú nínú àwọn èèyàn wọ́n ní àwọn disciples of jesus oye àwọn christian ní ẹni tó dájú nínú àwọn èèyàn ní kíni àwọn amakéwu nàbíyùlọ́hì àìsá tẹ́ bá bí àwọn yahudi pé àwọn olódájú ní àwọn èèyàn lọ́dọ̀ yín wọ́n ní ọkíni wọ́n ní àwọn mẹ́lẹ́yìn nàbíyùlọ́hì musa àwọn tí wọ́n jẹ́ makéwu nàbíyùlọ́hì musa yúṣà àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ oye wọ́n ní joshua àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ bí àwọn rọ́fídọ̀ tí wọ́n ń claim tó yí pé kèfèrí ni wọ́n o kèfèrí làwọn rọ́fídọ̀ wọn ò nípin nínú Islam imamu maliki imamu maliki sọ pé kèfèrí ni wọ́n àwọn rọ́fídọ̀ so tẹ́ bá bi àwọn rọ́fídọ̀ pé àwọn wo ni ó burú jù nínú àwọn èèyàn ẹni tó wá lápọ̀nlé jù nínú àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn èèyàn tó wá burú jù lórí rẹ̀ ló wá yàn fún so lọ́dọ̀ àwọn sọ̀hábà lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ jàrí lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ àwọn tó burú jù sharrul quruni qarnu nabi sallallahu alaihi wasallam èyí tó burú jù nínú àwọn ìgbà ni ìgbà annabi sallallahu alaihi wasallam torí àwọn èèyàn tí ó burú jù lọ́dọ̀ tí wọ́n nìyẹn lẹ́yìn náà àwọn tó tún burú jù ní kíni àwọn yí hadith annabi sallallahu alaihi wasallam pé khairul quruni qarni àwọn tó dáa jù sẹ́ làwọn generation mi lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wọn àwọn ní ara àwọn tó burú jù làwọn generation annabi ẹni tó wá burú jù tó jẹ́ ọ̀tá tó ga jù fáwọn Rafida abubakrin abubakrin abubakrin tán nabi sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n bá gbé ìmánu àwọn tó wà ní ayé tán bá gbé sí apá kan òṣùwọ̀n gbogbo àwọn tó wà láyé tán bá gbé ìmánu wọn sápá kan òṣùwọ̀n tán wá gbé ìmánu abúbákiri sápá kejì ìmánu abúbákiri ó tẹ̀sùnwọ̀n ju gbogbo ìmánu wọn lọ àwọn ní òun ló burú jù ètekéte náà ma ń gbà wọlé àwọn kan wọ́n parọ́ wọ́n ni sẹ̀bá pé àlì lọ́lọ́run májè kí wọ́n tàn ọ́ so wọn ò nídi láti pe àlì lọ́lọ́n kan tó ṣe kí ní ká tó fi islam lẹ̀ so àwọn ọgbọ́n àrékèrèkè torí àwọn rọ́fídọ̀ yìí àwọn náà ní ṣíà àwọn rọ́fídọ̀ ní ṣíà àwọn náà ní ṣíà àwọn twelvers láti tipẹ́tipẹ́ náà ti ń gbìyànjú láti wọ Nigeria láti tipẹ́tipẹ́ náà ti ń gbìyànjú láti grow ara wọn ní Nigeria so ìsí tí kèfèrí burúkú ẹ ìsí tó wá jáde tó bẹ̀rẹ̀ sí ń sọ orú àwọn nǹkan táwọn náà ma ń sọ àwọn náà sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí jáde ní ìjáde pé kíni ìjáde pé a wo ìsìláàmù yìí níṣẹ́ sáwọn tí wọ́n gba ìsìláàmù wá ìsìláàmù yẹn á dàrú mọ́ yín lọ́wọ́ kò ní ṣe é ṣe gbogbo àwọn àwọn nǹkan tó yí pé àwọn kèfèrí gan ò lè àwọn sọ̀hábà nẹ́bì kírísítẹ̀ ò lè sọ̀hábà nẹ́bì christian tẹ àwọn christian tẹ máa rí tán máa fẹ́ súnmọ́ àwọn mùsùlùmí ẹ yóò wà lọ wá ń pa àwọn sọ̀hábà díẹ̀ yóò wá ní tó bá fẹ́ make you quote tó bá fi tó bá fi tàwọn mùsùlùmí jẹ yóò wá ní abubakar ní pé abu abubakar so abubakar so he said kíníkan kírísítíẹ́nì ó mọ̀ pé ẹni tó ga jù lọ́dọ̀ àwọn mùsùlùmí ní kíni abubakir lẹ́yìn annabi sallallahu alaihi wasallam lẹ́yìn annabi lẹ́yìn annabi sallallahu alaihi wasallam àti lẹ́yìn àwọn annabi lẹ́yìn gbogbo àwọn annabi ẹni tó ga jù nínú àwọn mùsùlùmí abubakir kírísítíẹ́nì mọ́bẹ̀ àwọn rọ́fìdọ̀ ní ara ọ̀ manáfikí ni abubakir àwọn rọ́fìdọ̀ so àwọn rọ́fìdọ̀ àwọn ṣíà àwọn rọ́fìdọ̀ àwọn ṣíà àwọn ní manáfíkí ni abubakir lẹ́nu ọlọ́run umar ló tún lọ́lá jù lẹ́yìn abubakir àwọn ní ara umar báyìí ni wó kọ́kọ́ fi kóná jahannama lójú ọgbìnde wallahi tallahi ó wà nù tíra wọn ìyàwó annabi sallallahu alaihi wasallam aisha ta nabi nífẹ́ sí jùlọ wọ́n ní ara onízìnà agbèrè obìnrin ni aisha lọ́dọ̀ wọn lẹ́nu ọlọ́run nǹkan tí wọ́n sọ nìyẹn ẹ̀dá kò torí ọlọ́run sáwọn táàmà wò ń rìn àwa tí wọ́n ń ké ti pẹ́ àti ń ké ti pẹ́ lórí àwọn aburú yìí ìgbà tó wá di pé wọ́n ti wá níjọ wọ́n sì ti ń ṣe ni wọ́n sì ti aburú wọn ti wá ní agbára ó ti wá hà sí gbogbo èèyàn báyìí àti ẹ̀tàn àti irọ́ nítorí ń jẹ kèfèrí ni wọ́n o àwọn Ràfídà kèfèrí ni wọ́n so àwọn iṣẹ́ àyí táwọn yẹn mọ̀ sí ṣíà lónìí kèfèrí ni wọ́n wọn ò nípin kankan nù wọ́n yẹ́ ṣe mùsùlùmí imam Malik pè wọ́n kèfèrí àwọn ẹni síwájú nù wọ́n pè wọ́n ní kèfèrí so bí wọ́n ṣe wó islam ni wọ́n máa ń wá ọ̀tá islam ni wọ́n bí wọ́n sì ṣe gbógun ti islam náà máa ń ṣe so wọ́n ja islam lógun ni so báwọn Rọ́fídọ̀ ṣe jẹ́ nìyẹn so òun náà ni gbogbo àwọn nǹkan tẹ́ mọ̀ gbọ́ tí kèfèrí yẹn arákùnrin yẹn tí ma ń lálà sí àwọn sọ̀hábà nẹ́bì tí ń pe Abu Hurairah láwọn ọkọ̀ tó wù tí ń pe Abu Sa'idin al-Khudri tí ń pe ní dẹ̀dẹ̀mù rẹ̀ tó yí pé alákùnrin yí gangan ní dẹ̀dẹ̀mù rẹ̀ tó sì ti hàn nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ dáadáa alákùnrin Felix kèfèrí so òun gangan ní kíni òun gangan ní dẹ̀dẹ̀mù rẹ̀ rọ́fídọ̀ ní ṣíà ní o ó ti òun irọ́ burúkú ni bá ṣe ma ń bẹ̀rẹ̀ nìyẹn bá ṣe ma ń bẹ̀rẹ̀ nìyẹn so ṣe ok kẹlòmínà jẹ́ ṣíà abubakari abubakari kẹlòmínà jẹ́ ṣíà umar ara wọn ò ní gbàyẹn wọlé wọn ò ní gbàyẹn so àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam tó yí pé wọ́n gbọ́ra wọn yí láàrin ara wọn tí wọ́n yọnu sì ń sọ̀rọ̀ burúkú pa wọn wọ́n sì ń sọ tí ò dáa ń pa wọn so àìrè jẹ́ àbáwọn rọ́fìdọ̀ sí jẹ́ so ó ti pọ̀ gan ó ti pọ̀ gan nínú aburú ọkùnrin burúkú yìí so Ọlọ́run bá ti fìyà jẹ́ kò tún kẹ́kọ̀ọ́ nú jìyà tọ́lọ́run bá fi jẹ́ ó tún kọntínú láti máa fẹnu ara rẹ̀ wá rọ́fù bí ajá lọ náà ni so bá jásẹ̀ dédé sí rí náà nìyẹn in tahmil alayhi yalhath so bẹ́ẹ̀ bá fajálẹ̀ bẹ́ẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ jìnà sẹ́yìn yóò mọ̀ sí kíni yóò mọ̀ náà sí tàbá ilé yóò mọ̀ játọ́ náà ni so bálákùnrin iṣẹ́ rí náà nìyẹn ajá ni so ó tún ti bẹ̀rẹ̀ sí ń gbó ó ń gbó máa wọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam so ilé yóò sì jaman kẹkẹ so nabhul so àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ni àpẹẹlẹ ni wọn àwọn tó yẹ so àwọn Muslimi a ní bùkátà láti dáàbòbò ẹ̀sìn wa o ọkùnrin aláburú yìí bí ó ṣe bà ìsìláàmù jẹ́ bí ó ṣe sọ wá di kèfèrí òun lóhun wa o so bí ó ṣe bà ìsìláàmù jẹ́ bí ó ṣe sọ wá di kèfèrí bí ó ṣe mú aburú wọlé aburú tó wà ní Irani bí ó ṣe mú wọlé òun náà ló ń wá báyìí o so káwọn mùsùlùmí kí wọ́n tete a tètè gbọ́yé kí wọ́n sì jìnà sí kí wọ́n sì sọ àwọn èèyàn àwọn táwọn ti nù pé gbogbo tó bá sọ àwọn ọmọ gbà ni wọ́n bọ́ lọ́wọ́ bá pàdé gbogbo wọn ó sì jọ tó wájú ògbìndé wọ́n wà rí bóyá so wọ́n ó rí bóyá yóò làwọn lọ́dọ̀ Ọlọ́run Ọba bákan náà a ká gbìyànjú láti máa sọ láti ń bẹ fáwọn sọ̀hábà níjòkó wa láàrin àwọn ọmọ wa ìwọ bàbá kìí sí àfáàní kan máa ìwọ bàbá máa sọ láti ń bẹ tí wọ́n fi ń sàlàyé ọ láti ń bẹ fáwọn sọ̀hábà ma kọ́ àwọn ọmọ rẹ̀ ń pa àwọn sọ̀hábà káwà gbogbo àwọn musulmi papọ̀ káwà ma sọ àwọn ọmọ wa ní abubakri umar uthman muawiya abubakri umar uthman muawiya so e, àwọn tí ó tún nílá ká ilé mẹ́rin pé wọ́n dákọ̀ àlì ìyapawọ̀ sí bí àlì ibi tí ìyapawọ̀ wà náà lè yíó pè attention sí si ọ̀dọ́ ìyapa wà ń bí àlì náà níbi àdìsọ́kàn wa so àmọ́ báwọn ṣe sọ imitan sọ pé ìyapa ò sí ni pé báwọn ṣe sọ ọmọ wọn ní àlì láwọn náà sọ ọmọ wọn ní kíni láwọn sọ ọmọ wọn ní àlì àmọ́ wọn ò ní sọ ọmọ wọn ní Abubakar wọn ò ní sọ ọmọ wọn ní Abubakar so aljibt wa togut so abubakar àti umaru ni aljibt àti togut lọ́dọ̀ wọn so àti tó pọ̀ tó pọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ wọ́n ma ń láàánà wọ́n ma ń ṣépè wọ́n ma ń ṣépè sámú fábúbákìrì ni o but ṣe mọ̀ pé Ọlọ́run Ọba ti kọ pé abúbákìrì ó dépò tó ga jù láti janna Ọlọ́run Ọba so Ọlọ́run Ọba ti kọ so abúbákìrì ó dépò àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àwọn ni wọ́n nípò tó gajù lọ́dọ̀ Ọlọ́run Ọba so àwọn eléyìí àlékún dáadáa àlékún oríire ní ó túnmọ̀ fi jẹ́ so ká máa sọ àwọn ọmọ wa láwọn ọkọ̀ àwọn sàhábà gbogbo wa mùsùlùmí ìwọ mùsùlùmí àwọn ọmọ tó bá ti ń bí máa sọ wọ́n lábúbákiri máa sọ wọ́n ni Umar máa sọ wọ́n ní Uthman gbogbo ogun tán láwọn fẹ́ gbéjà ìsìláàmù yìí wọn ò gbọ́dọ̀ borí o bí wọn náà ó sì ran ìsìláàmù lọ́wọ́ àwọn dáadáa àwọn sàhábà máa sọ ó gbọ́dọ̀ sọ aburú àwọn sàhábà rárá lẹ́kùn yìí a tí so that yóò fi hàn sáwọn èèyàn pé ah, àwọn kèfèrí làwọn ilé àwọn ilé yìí ṣe mùsùlùmí so Sheikh bẹ́ ah, nínú àkídà Raziyayn tán kalọ̀ wọ́n ni wà alamatu Rāfidah àpẹẹrẹ àwọn Rāfidah tasmiyatuhum ahla sunnati nasiba wọ́n ma ń pè àwọn súnnà ní pé nasiba wọ́n ma ń pè àwọn súnnà ní nasiba Sheikh ti fẹ́ sàlàyé lè pé kílé táwọn Shia àwọn Rāfidah àwọn aláburú yìí àwọn tán fẹ́ ba islam jẹ́ máa lọ́wọ́ àwọn alátẹnujẹ àwọn olè so tó yí pé in tí wọ́n jẹ́ yóò ó gajú tí wọ́n jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lọ kí ní tán fi máa ń pẹ àwọn súnnà ní násíbà sẹ́kùwé ní wà rọ̀fídọ̀ yusammuna ahla súnnà nawasib àwọn rọ́fídọ̀ yóò máa ń pẹ àwọn súnnà ní nawasib àwọn násíbà wọ́n máa ń pẹ wọ́n ní yubghiduna alal bait wọ́n máa rò páwọn súnnà kórìíra àwọn alul bait irọ́ sí ni irọ́ sí ni irọ́ burúkú ni wallahi a nífẹ́ àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam ìfẹ́ wọn kódà a fi ń jọ́sìn fọ́lọ́wọ́ ba so a nífẹ́ àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam a máa ní kọjá àlà tí gbogbo àwọn rọ́fídọ̀ àwọn ṣíà yìí tí wọ́n sọ nípa àwọn alulbait so in ta ma fi ń bẹ̀rẹ̀ nìyẹn wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn alulbait àwọn alulbait àwọn alulbait in ta ma fi ń bẹ̀rẹ̀ nìyẹn aláburú ni wọ́n o bó ṣe wọnú náà in tí wọ́n ń wá nìyẹn bó ṣe di kèfèrí bá wọn náà ṣe dà in ta ń wá nìyẹn wọ́n ni wàkẹ́dàbù wàlláh Sheikh Baydi ni wàlláh irọ́ náà ń pa ní pé àwọn súnnà irọ́ náà ń pa máwọn súnnà pa àwọn súnnà kórìíra àwọn alulbait fa inna ahla súnnà torí pa àwọn súnnà o yuhibbuna alal bait wọ́n nífẹ̀ẹ́ àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam taqarruban ila Allah subhanahu wa ta'ala lẹ́ni tán ṣe kíni lẹ́ni tán fi ń súnmọ́ lọ́wọ́ ba so ẹwọ̀n kan àwọn alùlbẹ̀ẹ̀tì àwọn ìyàwó annabi náà wà ń bẹ̀nà ẹ̀yin gangan àwọn rọ́fídọ̀ ya wọ́n ṣe àyí gangan lọ tá àwọn ará alẹ́ annabi torí wọ́n ń pè ẹ̀yàlá wa Aisha wọ́n ń pè ló ń zina so àwọn tó ń sọ pé ká má sọ̀rọ̀ ń pa wọn o àwọn tó ń pè wa Aisha ìwọ tó sọmọ rẹ̀ láàíṣà tó fi kọ́ṣe kíni tó fi kọ́ṣe bóyá ìyá rẹ̀ ìyá ìyá rẹ̀ tó yí pé gbogbo ẹ padà sí ọ̀dọ̀ ìyáláwà àíṣà so wọ́n pe àíṣà ìyàwó annabi sallallahu alaihi wasallam ẹni so obìnrin mímọ̀ yìí tọ́lọ́wọ́ bá mọ́ láti keje tọ́lọ́wọ́ bá sọ àwọn àyá ti kalẹ̀ láti fi bọ́ láti láti fi bọ́ kó níbi àwọn nǹkan tí wọ́n ń sọ wọ́n sọ pé ìyàlá wa Aisha wọ́n ló ń zina ni o so wọ́n sọ pé manáfikí ni wọ́n sọ pé obìnrin jàmbá ni àtàwọn wallahi ó wà nínú tíra àwọn rọ́fídọ̀ ká sọ gbogbo ẹ̀ fún ọba ìkọ́ ọmọ ó wà nínú tíra àwọn rọ́fídọ̀ tíra àwọn ṣíà tí wọ́n ń júwe àwọn nǹkan tó jọ mọ́sìnà ní in clear details pẹ̀lú ìyàlá wa Aisha tọ̀ ìwọ tó bá ń rò pé mùsùlùmí ni wọ́n tó ń rò pé ẹ́ kíní so aburú tá ń sọ fún yín pa bídá nìyẹn ibi tí ma ń lìdì sí nìyẹn ibi tí bídá méjì ma ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ni ta ti ń sọ fún yín láti jọ́ì so wọ́n ni Sheikh Baidi ni fa inna ahla sunna wọn sunna o yuhibbuna ahla albayt wọ́n nífẹ̀ẹ́ àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam taqarruban ila Allah wọ́n fi lè ìfẹ́ wọn fi súnmọ́ wala yaghluna fihim ṣùgbọ́n wọn súnà òkín kọjá àlà ń pa wọn wọ́n ni kama taglu rọ́fìdọ̀ gẹ́bà wọn rọ́fìdọ̀ sí ń ṣe kíni gẹ́bà wọn sí ń kọjá àlà wọ́n ni farọ́fìdọ̀ wọ́n ni ṣe ẹ̀rá wọn rọ́fìdọ̀ qad balagha bihim hubbu alil bait mablaghal ghulu wọ́n ni ìfẹ́ àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam ó ti gbé wọn dé ipò ìkọjá fi ìfẹ́ yẹn ṣe bojúbojú ni wọ́n kàn fi ìfẹ́ yẹn wọ́n fi ń ṣe bojúbojú ni wọ́n ni ala kulli hal Sheikh Ubaydi ni farwafida wọ́n ni ẹ̀rá wọn furafida qad balagha bihim hubbu alil bayt ìfẹ́ ìnífẹ́ àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam ó ti gbé wọn dé mablagul ghulub ipò ìkọjáàlà hatta abaduhum tí tó dé pé wọ́n jọ́sìn fún àwọn ahlul bayt wa allahuhum wọ́n sì haqiqatan àwọn àwọn ìjọ kan wà tán pè ní násíbà tó tọ́ àwọn ni opposite àwọn rọ́fídọ̀ but àwọn rọ́fídọ̀ wà máa sọ àwọn alùsúnà wọ́n máa sọ wọ́n ní násíbà wọ́n ní fa násíbà tó haqiqatan wọ́n ní àwọn násíbà lọ́dọ̀dọ̀ humul ladhina abghadu ahlal bayt àwọn ni wọ́n kórìíra àwọn ahlul bayt annabi sallallahu alaihi wasallam wọ́n ní wa adawhum wọ́n sì mú wọn lọ́ta wọ́n wa amma ahlus sunnah wọ́n ní ẹ̀rá wọn sunnah fakanu wasatan fihim àwọn wà ní wọ́n tún wọ́n sí nípa àwọn ahlul bayti ni nípa àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam yuhibbunahum wọ́n nífẹ́ wọn taqarruban ila Allah ta fi súnmọ́lọ́ ọba wọ́n fi jọ́sì fọ́lọ́ ọba wọ́n nífẹ́ yuhibbunahum lillah wọ́n nífẹ́ àwọn ahlul bayt àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam àti nítorí pé wọ́n tamá òjíṣẹ́ Ọlọ́run Ọba wọ́n ni wa ya'tadilun wọ́n sì máa ń wà níwọ̀ntúnwọ̀nsì fi mahabbatihim iyyahum níbi ìnífẹ́ àwọn ará lé Ànábì sallallahu alaihi wasallam wọ́n ni wa yanqutun wọ́n sì kórìíra man kana minhum ala ghayri ahuda àwọn tó bá jẹ́ sallallahu alaihi wasallam àwọn tán bá jẹ́ kèfèrí àbáwọn tán tún ò bá sí lórí ìmọ̀nà àmọ́ wọn Rāfidah wọ́n bá dé bí pé wọ́n tún sọ wọ́n tún fi Islam rinlẹ̀ fún Abu Talib kódà àwọn Rāfidah ṣe kí ni wọ́n kọ àwọn tírà lórí ẹ̀ títí tó fi di pé ìkánnú wọn ó ní òun ṣe kèfèrí nípa Ọlọ́run ọba kan tó ṣe pé yóò fi Abu Sufyan wal Janna yóò sì fi Abu Talib wọ̀nà ìkánnú àwọn Rāfidah ló sọ bẹ́ẹ̀ olóhun ò gbàgbọ́nú Ọlọ́run ọba tó ṣe pé yóò fi Abu Sufyan yóò fi wà aljanna yóò wá fi àbú kíni àbú tọ́lìbì yóò wá fi wọ́ná olóhun gbàgbọ́nú ọlọ́run ọba tó rí bẹ̀ yálà lọ́dọ̀ wọn àbú tọ́lìbì lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ àbú tọ́lìbì inú aljanna ló wà lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ so àbú sufiyan sire sọ̀hábà nabi sallallahu alaihi wasallam so lọ́dọ̀ tí wọn a inú na ló wà wọ́n sì ní manafikin wọ́n ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam so li'anna ar-rabita baynahum fil mahabbati fil iya al-mahabbatu fillah torí pé yin tó connect wa ma wa ahlul bait ta fi nífẹ̀ẹ́ wọn òun ló ìfẹ́ nítorí Ọlọ́run Ọba wa laysa fil ashkhas kèése nítorí kíni kèése nítorí àwọn gangan ṣùgbọ́n wọn àwọn rọ́fídọ̀ yìí wallahi wọ́n kọ àwọn tíra tó pọ̀ wọ́n kọ àwọn tíra tó pọ̀ gan nípa pé Abu Talib padà sí kíni ó padà gbàgbọ́nù ànábì sallallahu alaihi wasallam ìdí ni pé kí ni ìfẹ́ tí wọ́n ní kìí ṣe ìfẹ́ nítorí tọ́lọ́wọ́n ọba ìfẹ́ pé ká máa fi àwọn ahlul bayt ká máa fi justify ìṣe kèfèrí wa sọ́lọ́wọ́n ọba ni wọ́n ni lè anna rọ́fídọ́ta wọ́n ni lakinna rọ́fídọ́ta wọ́n ni àwọn rọ́fídọ́ ṣùgbọ́n àwọn rọ́fídọ́ yuriduna wọ́n gbà an yulhiqu ahla sunna wọ́n fẹ́ kó àwọn ahlus sunna bin nawasib wọ́n fẹ́ kó wọn papọ̀ máwọn nawasib àwọn nawasib làwọn tán kórìíra àwọn àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam tóótọ́ wọ́n ni alladhina yubghiduna ahlal bayt àwọn tán kórìíra ahlul bayt li'annahum za'amu torí pé àwọn wọ́n rò pé annana ní pé àwa ahlus sunna ní pé àwa ohun sunna la nuhibbu àwọn ahlul kama tasna'u rafida torí pé àwa ò ṣe báwọn rafida ṣe máa ń tó bá di ọjọ́ aṣúrọ́ àwọn rọ́fídọ̀ látara pé wọ́n sunkún pé Hussein kú wọ́n wà lọ sí Karbala wọ́n wà máa sára wọn dáadáa lẹ́yìn wọ́n wà máa sára wọn dáadáa lẹ́yìn wọ́n máa lára wọn lérí báyìí gbogbo eléyìí wọ́n ṣe kíni wọ́n fi ń ké wọ́n fi ń sunkún pé Hussein kú láti ẹni tó ti kú láti bí more than a thousand years so débi pé annabi sallallahu alaihi wasallam sọ pé èyàn gbọ́dọ̀ sí kíni ẹni tó bá kú èyàn gbọ́dọ̀ máa jẹramẹ́lẹ̀ èyàn gbọ́dọ̀ máa faraya lórí ẹni tó bá kú gbogbo pé èyàn ń dárò ẹni tó kú kò gbọ́dọ̀ jọjọ́ mẹ́ta lọ ìyẹn gan kò gbọ́dọ̀ sí pé èyàn faramẹ́lẹ̀ o àwọn wá ti ń dárò Hussein báyìí ó ti lé ní 1000 years aláwọ̀ eléyìí reject Islamu wọ́n reject annabi wọ́n reject Quran wọ́n sọ pé Quran tá ń ká wọ́n ní Quran yẹn ti ṣe kíni wọ́n ní àwọn sahaba ti yí padà kẹ́ni kankan máa rò pé Kùránì kankan ó wà protected o ní pé wọ́n ti yí padà Suratul Fath àwọn sàhábà ló hún eléyìí wà nínú àwọn tírà wọn Al-Kafi Al-Killini ti Al-Killini pé kí ló kọ́ rẹ̀ ní pé Suratul Fath ní pé àwọn sàhábà ló hún wọ́n wá nínú Al-Kafi wọ́n wá kó àwọn kíni wọ́n wá kó àwọn àwọn kí ló kọ́ rẹ̀ wá àwọn àyá ti táwọn rọ́fìdọ̀ hun àwọn àyá tó ipá àwọn rọ́fìdọ̀ ló wọ́n wá kó wá so àwọn ọ̀rọ̀ rídè rèdè ń pa àwọn sọ̀hábà náà àtàwọn tafsiri bàtìní tó máa ń inna allaha bil إن لا لا لا لا أي طبعا سورة النحل بالعدل والإحسان وإيتاء إن الله يعمركم بالعدل والإحسان يعني إن الله يعمركم بالعدل عليين أما صحابة لويكو والإحسان حسن وإيتاء ذي القربى حسين وينهى عن الفحشاء أبو بكر walmunkar umarunu walbaghi uthmanunu so àwọn tafsiri ta ma ń ṣe nìyà o so àwọn tafsiri ta wọn rọ́fídọ̀ ma ń ṣe nìyà wani lakin na rọ́fídọ̀ sheikh bai dini ẹ̀yà wọn rọ́fídọ̀ yuriduna an yulhiqu ahla sunna wọ́n fẹ́ kó àwọn sunna bin nawasib papọ̀ máwọn kini papọ̀ máwọn nawasib alladhina yubghiduna ahlal bait àwọn nawasib tán kórìíra àwọn ahlul bait lódòdó tótọ́ li'annahum za'amu torí pé wọ́n rò lọ́dọ̀ wọn annana ahla ni pé àwa ahlu sunna la nuhibbu ahla albayt nípa nífẹ̀ẹ́ àwọn ará ilé annabi li'annana lam nasna torí pé àwa ṣe kama tasna'u kama tasna'u ar-rafida ban rafida ṣe ṣe mani min du'a'ihim min dunillah níbi pé wọ́n máa ń pè àwọn ahlu albayt ya ya hasan almadad ya hussein almadad bá ṣe máa ń pè ne ya ali almadad ali fún wa lówó owó sí náà ni wọ́n ní wal istighathati bihim àti pé wọ́n ma ń ké gbàmígbàmí pẹ̀lú àwọn ahlul bait wọ́n bọ́ wọ́n ni o wọ́n bọ́ Fatima ọmọ nabi sallallahu alaihi wasallam wọ́n bọ́ al-Hasan wallahi wa billahi wa tallahi eléyìí mo gani ẹ̀fúnra mi ní rọ́ọ̀dọ́ tí a bá fẹ́ lọ sálámà sáà nabi sallallahu alaihi wasallam sí so tí o nídi pé gùlù tí o nídi pé yẹn lọ́wọ́ tí o nídi máa bẹ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn àwọ́m àwọn èèyàn ẹwọ kábàrí wọ́n fún yín ní opportunity kẹwọ kábàrí ànẹ́bí kẹ́ẹ̀kan sálámàsá ànẹ́bí ẹ̀rẹ́ lómi ọ̀tún tẹwọ báyìí ah ah but kọ́lọ̀ ọba kó Saudi lẹ́san dáadáa hajji hajji má fi dùá má fi dùá in tó mọ̀ sọ fún wọn ni hajji má fi dùá ẹlòmí òtún sallallahu alaihi wasallam wọ́n barricade ẹ̀ o wallahi wọ́n barricade ẹ̀ níbi pé wọ́n tún ó gágẹ́ àwọn èèyàn ni rọ́fídọ̀ kan wà wájú rí ó sálámà sán nabi wallahi tallahi ó sálámà sán nabi tán kò sí sálámà sí abubakar àti wọn ó sì jáde so wani fanahnu naqul wani tawo ma sọ fún wa nahnu namshi ma'a kitabi rabbina awani pẹ̀lú tírà Olúwa wa ni wa sunnati nabiyyina àti sunna nabiwa wa naqifu haythu yuqifuna rabbuna àwa sì máa ń dó sí bí tí olúwa bá dó sí wa rasuluhu àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wala nujawizuhuma a sì ní kọjá àwọn méjèèjì so kò jẹ́ bó sì jẹ́ hada wallahu ajma'in